الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد جاء في الحديث الصحيح عن أنس بن مالك رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبضة قيل وما الرويبضة قال الرجل التافه يتكلم في أمر العامة Na'am alhamdulillah ọ̀pẹ́ ńlá ní fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí àwọn ìdẹ̀ra tó ṣe pé ó tóbi gan lára àwọn ìdẹ̀ra yìí ó ní ìdẹ̀ra làákàí ìdẹ̀ra ìlérònú ìdẹ̀ra ìlérònú jílẹ̀ ń pa nǹkan kíyàn lè gbọ́ ọ̀rọ̀ yìí ìdẹ̀ra àti lè ronú sí in tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ lórí àgbọ́yé àwọn ẹni síwájú rere eléyìí orílẹ̀ ńlá ni ó orílẹ̀ ńlá ni torí pé tẹ́yàn bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń jáde nínú ọ̀rọ̀ àwọn èèyàn èyàn ó tún sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith tí ó lálàáfíà sahahahu al-albani wa ghayruhu ní pé sayati ala nas àwọn ìgbà kan padà wá dé bá wọn èèyàn sanawatun khadda'at àwọn ọdún ni àwọn ọdún so anabi sallallahu alaihi wasallam fi sí nakira so sanawatun khadda'at àmẹ́yẹ ọdún tí ó ma tàwọn èèyàn jẹ so torí pé àwọn oríṣiríṣi ìtànjẹ ó wà nú ọdún yẹn so wọ́n á ròyìn àwọn ọdún yẹn náà àbáwọn ọgbà yẹn wọ́n ròyìn pẹ̀lú rẹ̀ yusaddaqu fiha al-kadhib òpùrọ́ wọ́n ma gbà lódodo ń bẹ̀ wa yukadhabu fiha as-sadiq bẹ́ẹ̀ sì ni ẹni tó jẹ́ olódodo wọ́n ma pè lópùrọ́ wa yu'tamanu fiha al-kha'in oníjàmbá wọ́n ma fọkàtán wa yukhawwanu fiha al-amin ẹni fọkàtán wọ́n gbà lóníjàmbá wa yantiqu fiha ar-ruwaybida àwọn Ruwaybida wà máa sọ̀rọ̀ nù rẹ̀ Ruwaybida yóò máa sọ̀rọ̀ nù rẹ̀ qila wa ma Ruwaybida àwọn sahaba nabi sallallahu alaihi wasallam bi pé ah kí ni jẹ́ Ruwaybida qala ar-rajulu tafih èyàn yẹpẹrẹ èyàn tí ó bùkátà sí ààyìn tí ìkápá rẹ̀ bóyá ìkápá ìrónú rẹ̀ ní báwọn afá ṣe sàlàyé rẹ̀ mú sí fún wa ní sọmúrì rẹ̀ yóò ìkápá ìrónú rẹ̀ ní àbí ìkápá agbára rẹ̀ kò tó àlámàrí yẹn arrajulu annabi sallallahu alaihi wasallam sọ yìí àsìkò yìí ti dé bẹ́ẹ̀ sì ni ó sì ti ń ṣẹlẹ̀ gan bẹ́ẹ̀ sì ni ó tún wá ń ṣẹlẹ̀ lórúkọ ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala nínú ẹ̀sìn ọlọ́wọ́ so ní ìtàn nabi sallallahu alaihi wasallam sọ pé fadallu wa adallu wọ́n sọnù wọ́n sì sọ àwọn èèyàn fala hawla wala quwwata illa billahi al-aliyyil so tí o jẹ́ ọ̀rọ̀ tó túnà sí rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sì fi hàn èròǹgbà àwọn tí wọ́n ń bo ashek Muhammad bin Hadi láwùjọ wa so ó fi èròǹgbà àwọn ó fi hàn bẹ́ẹ̀ sì ni ó fi hàn ibi tí wọ́n lọ ọ̀rọ̀ yìí ìgbà tó jáde àbígbà tí yàn gbọ́ ó sì yàn ní kàyéfì púpọ̀ gan pé ah ṣé ẹni tí àwọn èèyàn tí wọ́n ń fi mà tì sí lọ́dọ̀ àbí tí wọ́n ń fi súnnà tì sí lọ́dọ̀ àbí tàtẹ̀ ń fi irú àwọn nǹkan mí tọ́tún ju báyìí náà lọ tá fi ń tì sí ọ̀dọ̀ ẹni báyìí kó ṣe pé rọ̀rọ̀ báyìí ni ó jáde látọ̀dọ̀ ẹni yìí so ó sì fi hàn pé látara pé irú àwọn tó tún wá wà pẹ̀lú àwọn ẹni yìí èèyàn tún rí nǹkan àrù ọ̀rọ̀ yìí èyàn ò tún rí ìǹkáàrù ọ̀rọ̀ igan so èyàn ò rí ìǹkáàrù ọ̀rọ̀ igan látọ̀dọ̀ àwọn tí wọ́n wà pẹ̀lú ẹni tó fi hàn pé a al'amuru a'adhamu mimma kunna nadhun àṣẹ alamari tóbi ju bá sí ń rogan lọ àṣẹ alamari ó lágbára ju bí èyàn sí lọ so kí ni ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ tí ẹni tán pè ní Abu Hanifa tanimola tí wọ́n sọ wípé kí a kama máa padà káwọn èèyàn máa padà sí Qur'an àti súnnà so ní pé a èwo ni àrùjú ila al alama èwo ni ká máa padà lọ́sọ́dọ̀ àwọn àfà so ta bá ṣe pínyà Qur'an àti súnnà ni kama máa padà sí so wọ́n sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó túmọ̀ ọ̀rọ̀ yìí ní mi'a fil mi'a so oríṣiríṣi ọ̀rọ̀ náà sọ tó túnmọ̀ ọ̀rọ̀ yìí tó dẹ̀ sí pé ó tún burú ju eléyìí gan lọ so mi mi'a mi mi'a láì parọ́ mọ́ so tó jẹ́ kí èyàn máa wá rí pé ah subhanallah ṣé gbogbo ẹ̀ náà ni pé ká gé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn àfà ṣé ibi tá ń lọ náà nìyẹn ṣé àṣébi tí dáwà àwọn tí wọ́n dífẹ́ndì Sheikh Muhammad Hadi àti ibi tí ń padà ń lọ náà nìyẹn ibi tí ń padà ń lọ náà nìyẹn pé ká gé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn àfá so ká gé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn àfá ká ma wá sọ nǹkan tó wù wọ́n wa so ọ̀rọ̀ o ó dẹ́rùbàyàn gan ó dẹ́rùbàyàn láti abala oríṣiríṣi fún àwọn èèyàn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí torí pé ẹni tó sọ ọ̀rọ̀ yìí tí ó ìkẹkẹnú àwọn ènìyàn tí wọ́n lè sọ ah ọ̀rọ̀ yìí ò bá mu torí pé àdínù nasiha èyí ó ṣe nasiha fẹ́ ni pé ah ní pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí bá mu so yálà èyàn tún rí pé wọ́n gbé ọ̀rọ̀ yìí lẹ́yìn ni èyàn tún rí pé wọ́n tún gbé ọ̀rọ̀ yìí lẹ́yìn ni pé ah ọ̀rọ̀ ló sọ ò wíwíkúwì wala shakka pé ìwíkúwì ni so kódà wala shakka pé ìwíkúwí tó tún wá tó dójú ti ìmá ni so ìwíkúwí tó dójú ti ìmá sámú ni ọ̀rọ̀ yìí so a ṣe wọ́n náà ti wá rí báyìí nígbàtí a ti ń sọ fún ọ pé àníṣẹ́ wọ́n fẹ́ gé àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀ni wọ́n fẹ́ gé àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀ni wọ́n ń àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀ni ṣebí gbogbo tó ń sọ ni pé àà ẹn eh, sáwà ní láàfáà ń lúni sáwà ní sẹkìníkan ni ṣé wọ́n náà ń rí báyìí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí ṣé ìwọ náà ń rí báyìí tó o ń gbọ́ ọ̀rọ̀ yìí kéèyàn sọ pé kìtàbà ti súnnà o ní ká padà sí pé èwo eh, ni àrùjú ila al-ulama so ẹni yìí sì rò pé òun sọ fi ghayati al-hikma so ní pé à nínú nínú pé yàn sọ̀rọ̀ tó lọ́gbọ́n jùlọ tí apẹ inú wà lọ́dọ̀ wọn gẹ̀nà láti máa wá padà sí so bó lè ṣe pé ọ̀dọ̀ àwọn tí apẹ inú wà lọ́dọ̀ wọn láti máa padà sí ní pé ó yẹ ká dá padà sí Kùránì àti súnnà ni so ẹwọ̀ ọ̀rọ̀ ẹni tí ń sọ pé kalimatu haqqin nígbàtí sọ pé ká padà lọ́sọ́dọ̀ àwọn kìbáà orida biha batil so wọn ò rí kalimatu haqqin orida biha batil sọ ẹwọ̀n kan torí ọlọ́ọ̀bá ẹwọ̀n kan torí ọlọ́ọ̀bá àwọn òdodo yìí hàn gbogbo àwọn ọ̀rọ̀ yìí hàn ni tí wọ́n náà bá lè innama a'idukum wahida an taqumu lillahi mathna wa al-Qur'an sọ fún wọn pé nǹkan yọ ọ̀kan náà ni mo ń gbà yín mara rẹ̀ an taqumu lillah kan dúó fọ́lọ̀wọ̀n ọba nìkan má dúó nítorí ìkankan mi ìdúnmà rẹ̀ ni pé pọ́ọ̀sì náà fọ́lọ̀wọ̀n ọba bí pọ́ọ̀sì tó pọ́ọ̀sì fún ọlọ́wọ̀n ọba nìkan sọ́sọ́ ni ìwọ nìkan kọ́kọ́ pọ́ọ̀sì fọ́lọ̀wọ̀n ọba pé ah, jín ro kìíní ìwọ masna wa furada àbí ní méjì méjì thumma tatafakkaru lẹ́yìn náà kẹwàá ronú sáwọn kan tí ń ṣẹlẹ̀ ibo làwọn ènìyàn ń wọ́ wà lọ báyìí ṣé kòtò kan kòtò kan láti kòtò kan kọ́lá ń já sí kòtò míì day by day by so ma bi sahibikum min jinnah ọlọ́wọ́ bá ní ẹni tí ó wà láàrin yín anábi sallallahu alaihi wasallam kò àtìgbà tí gbogbo ẹ ti ń ṣẹlẹ̀ àtìgbà tí wọ́n ti ń sọ gbogbo nǹkan tí wọ́n ń sọ ìgbà wo làwọn ẹni yóò rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ fi tì sí ó kéré jù gan àfá márùn láwọn àfá ò lè rọ́dánù fà so láwọn àfá tíyàn ò lè rọ́dánù kí èsì pé ẹn pé bàbá kan bì kan ara o àwọn tí wọ́n mọ̀ wọ́n rí ilmi torí ìntàwọn àfá ma ń sọ náà nìyẹn náà wọ́n mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n wá ìmà urifa bi nashri al-ilmi wọ́n tún mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n ń ta wọ́n tún mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n dúró ṣinṣin lórí òdodo so ìwọ náà wá ronú fúnra rẹ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ibo ni gbogbo àwọn ọ̀rọ̀ yóò padà já sí ta ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lánàá ta ló sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ká lọ máa mú ní Kùránì àti sunna straight ta ló sọ so ta ló sọ pé ká lọ mú nínú Qur'an àti súnnà ká lọ máa mú straight ta ló sọ a ń bèèrè tà sí ìta tó wọ́n ń sọ igun tún wá gbè wọn lẹ́yìn bí ẹ̀ tún padà lọ sínú Qur'an torí subhanallahi alazim ọ̀rọ̀ Ọlọ́run ọba òdodo ni nabi sallallahu alaihi wasallam òdodo ni ó máa gbè lẹ́yìn kò ní gbè lẹ́yìn tó jábọ̀ sí kò sí ní gbè àrùn torí pé ọ̀rọ̀ yìí bátílùn bila shak ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó wọlé ni na a ẹni sọ pé kíwọ́n nípa fìtínà a ibn hadi pé kíwọ́n dá padà lọ sí a Qur'an wa sunnah so kò tún ṣe pé ọ̀dọ̀ àwọn àfáà tó ṣẹlẹ̀ láàrin wọn yẹn wọ́n tún dá padà sí àbí ọ̀dọ̀ wọn tún dá padà sí si so eléyìí ọ̀rọ̀ tí ó tí ó ní waznu kankan ni tí ó ní kankan ara àti ara ni in tí ó fi ní kíma ni pé ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aljarkashi ni sheik sa'ad an-nayyif fi nasa ọ̀rọ̀ yìí mọ̀ ń gbà wọn mọ́ra ká gbárùkùtà àwọn afáfá eh iyyakum wa qutta'u turuq so ẹ ṣọ́ra fáwọn tí wọ́n gẹ̀yìn lọ́nà ẹ gbárùkùtà àwọn afáfá indahum ilmun kathir wallahi ìmọ̀ wà lọ́dọ̀ àwọn afá igán ìmọ̀ wà lọ́dọ̀ àwọn afá igán tó ṣàǹfàní tó ṣàǹfàní gan kò sí kò sí tó bá ń jòkó sí àwọn ẹ̀kọ́ wọn tó bá ń tábà rẹ̀ tó ń ka àwọn tíra wọn ó mọ̀ mọ́ tó mọ̀ lánàá subhanallahi alazim ó mọ̀ mọ́ tó mọ̀ sheik sáàdà náà yìí fún wọn sọ̀rọ̀ ìkannú àwọn Ah, ìkanú àwọn akọrin so wọ́n mú ọ̀rọ̀ nígbà wọ́n bí wọ́n rú béèrè báyìí náà n'ipa nípa pé ẹgbọ́ àwọn tí wọ́n sọ pé ká má padà sí ọ̀dọ̀ àwọn àfáà pé ká má padà sí Kùránì àti súnnà sí pé ká má padà sọ́dọ̀ àwọn àfáà wọ́n mú ọ̀rọ̀ jarkashiwa orin kan ni orin so o pọ̀ tí irú tẹ́ni yìí ń ṣe gangan bó ló ṣe kọ́ ní ka annana wal ma'u hawlana qawmun julusun hawlahumul ma'u ó sàkóhun tó pọ̀ sínú orin hun as-sama'u sama'u wal ardu ardu so orin hun tẹ́yà máa kàyí ó mọ̀rán ní pé ah, the same thing náà ló ń rìpítì ka annana wal ma'u hawlana àwa wà gẹ́gẹ́ bí àwa omi wà wájú wa qawmun julusun hawlahumul ma'u àwọn èèyàn kan jòkó omi wà láì <laughs> so the same thing lẹ́ni yẹn rìpítì sí kan para so bí kọ́mẹ́dì ló fi ṣe pé àsàmá òsàmá wal ardu ardu wal kìníkà bó ṣe láti bẹ̀rẹ̀ tó fi bẹ̀rẹ̀ tí járkà ṣe fi kọrin yẹn so tó fi parí rẹ̀ bó ṣe kọrin yẹn nìyàn ìbátan bí Sheikh Saada náyìf ní ọ̀rọ̀ orintan kọ́kọ́ mú àrùn eléyìí so Sheikh Saada náyìf bá ṣe kọ́kọ́ so torí pé tó bá ń sọ pé ká padà sí Kùránì àti súnnà tí ẹ̀mà tó wọ́n sọ pé kí yẹn padà lọ sọ́dọ̀ àwọn ulama the same thing náà ló ń sọ torí pé Kùránì àti súnnà yẹn náà ló ní ká padà sọ́dọ̀ àwọn ulama kí lọ́lọ́wọ́ bá fas'alu ahla dhikri in kuntum la fas'alu ahla dhikri in kuntum la ta'lamun ẹ bi àwọn olùmọ̀ nígbà tẹ́ ẹ so àwọn olùmọ̀ wọn ma bẹ tí wọ́n ma fún yín ní ìdáhùn sáwọn àbẹ́rẹ̀ yín so torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala náà mọ̀ pé gbogbo akọ́lá jẹ́ olùmọ̀ so fadlu Ọlọ́run Ọba ni Ọlọ́run Ọba ni tó bá so a kílùkọ rẹ̀ ẹni yìí wá ń sọ ọ̀rọ̀ yìí èyàn the same thing náà ni wọ́n dẹ̀ ń pọ̀ tẹ́ ìgbà pé kìí the same thing tí a bá padà sí ah, ọ̀dọ̀ àwọn olùmọ̀ èyàn padà sí Kùránì àti súnnà nìyẹn tí a bá tún wá padà sí Kùránì àti súnnà Kùránì àti súnnà ó dá ọ padà lọ sí pé kó padà sí kìnnì kó padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn táwọn àfáà máa fi ń dè láwọn ulama usú àwọn olùmọ̀ tí wọ́n àwọn olùmọ̀ burúkú àwọn olùmọ̀ bídá àwọn olùmọ̀ tí wọ́n ń pa àwọn èèyàn lọ sí àwọn tí wọ́n ń sọ àwọn èèyàn nù àwọn al'aimmatul mudillin àbí al-mudillun àwọn olùmọ̀ tí wọ́n ń síyàn lọ́nà èyí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ń sọ fún aká jìnà sí tánàbí sallallahu alaihi wasallam sọ fún aká jìnà sí ni so but al'ummo ní pa sófò nínú àwọn èèyàn tí wọ́n mọ̀ wà lórí òdodo in tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa ni la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin so irú èròǹgbà wo burúkú olè ní sáwọn àfáà yíwa irú èròǹgbà burúkú olè ní sáwọn àfáà tẹ́ ń sọ pé so àwa ní àwọn olùmọ̀ tí wọ́n lórí òdodo fi kulli qadiyya wa fi kulli mas'ala so níbi gbogbo alámàrí so a máa rí àwọn olùmọ̀ tó wà lórí òdodo so ẹ̀tún jẹ́ káwọn yẹn máa lose hope nínú àwọn olùmọ̀ fitna tó ti tán tó ti yanjú tó dòdó ti hàn ẹ wá ń gbé bíbà kó ju báyìí gan lọ àwọn fitna tí ò tó báyìí gan òdodo hàn a sì mú àwọn olùmọ̀ àwọn olùmọ̀ náà nìyẹn lọ bá tán sàlàrí òdodo ọ̀dọ̀ àwọn olùmọ̀ inú tíra àwọn yíò ràn wọn nìyẹn padà sí ẹwọn kan so bóun yóò sì wá ṣe pé bí eléyìí fitna ibn hadi fitna tó yí pé ó hàn a ní fitna yíyàn débi pé alẹ́ni tí fitọ́rọ̀ rẹ̀ ò bá dàrú tí fitọ́rọ̀ rẹ̀ ò bá dàrú tẹ́ bá sàlàyé fún wallahi yóò sì gbọ́yé tí fítọ́rọ̀ rẹ̀ ò bá dàrú o tí ò bá dàrú pé ah bí nǹkan bó ṣe kí nǹkan rí ní wà lábẹ́ bá ṣàlàyé fún báyìí yóò sì gbọ́ yí pé ah kò bá mún tòótọ́ kò bá mún tòótọ́ so bódodo ṣe hàn tó nìyẹn o so òdodo wá hàn yí wá rò pó dodo ò ní hàn sáwọn olùmọ̀ débi pé in tó kù ní so ibo là ń lọ so bákanáà nínú ọ̀rọ̀lọ́wọ́ ọlọ́wọ́ bá ń sọ pé ya ayyuhal ladhina amanu ati'u allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum so ní tó tún wá bá ní jẹ́ ni pé àfáànà tó káyà yìí fa in tanaza'tum fi shay'in farudduhu ila allahi war rasul so aya yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún ẹ̀mẹ́ pé ẹ̀yin olùwàbọ̀ òdodo ẹ máa gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu ẹ máa gbọ́rọ̀ sójíṣẹ́ lẹ́nu ẹ tún wá máa àti àwọn ulul amri àwọn tí wọ́n wà ní àkóso alámàrí láàrin àwọn tí wọ́n wà ní so ẹ jẹ́ ká wo bí àwọn ulama at-tafsir bá ti sàlàyé ayayi pé wa ulul amri minkum منه تفسير الإمام ابن كثير رحمه الله تعالى وني آه وقال علي بن أبي طلحة عن ابن عباس وني وأولي الأمر منكم وني أمتن بني أولي الأمر بي أهل الفقه والدين أمتن وني أبويت وسن وكذا قال مجاهد بمجاهد ناس صني وعطاء أتي عطاء والحسن البصري أتي الحسن البصري وأبو العالية wọ́n ní látọ̀dọ̀ Abu al-Aliya wá wá látọ̀dọ̀ rẹ̀ pé wa ulil amri minkum ya'ni al-ulama wọ́n ní wa zahir ẹ máa wo Ibn Kathir fẹ́sì tarjih ní pé ìtò hàn wallahu a'lam ní ní pé gbogbo àwọn tó wà lákòóso gbogbo àkóso alámàrí ni minal umara'i nínú àwọn olùpàṣẹ wal ulama ní tó sì pé ní táwọn afáàmà fi sọ pé ulil amri al umara wal ulama sọ́rọ̀ wọn bá ń pàwà láti kíkà padà sọ́dọ̀ wọn kama gbọ́rọ̀ sí wọn lẹ́nu kama taqaddam Ibn Kathir sọ pé gẹ́gẹ́ bó sì ti síwájú tàti múlẹ̀ ìwá síwájú Ibn Kathir tó wọ́n sọ lẹ́yìn àwọn ọ̀rọ̀ mi ó ní fahadihi awamirun wọ́n ní eléyìí àwọn àṣẹ ni ó bí ta'ati al-ulama pẹ̀lú pé kíyàn mọ gbọ́rọ̀ wal àti àwọn olórí so gbogbo ara sì mọ̀ pé tọ́wọ́ àwọn ó tẹ̀lé ọba ọba so ọba àwọn khawarij tán fẹ́ ya kó lọ́dọ̀ Ali kó nínú shi'atu Ali so ṣe mọ̀ pé tó ṣẹlẹ̀ náà ni tí wọ́n sọ pé hakama rijal so ní pé ó sọ àwọn èèyàn di kíni ó sọ àwọn èèyàn di ẹni tí ń dájọ́ pé hakama rijal Ali yìí ti ó wá sọ àwọn so inil hukmu illa lillah ìdájọ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ẹ̀dàkùn ọ̀rọ̀ tẹ́ nìyí sọ bóò ló sì yàtọ̀ sí nǹkan tí àwọn kọwàríjì ń sọ yìí pé wọ́n ní kọwàríjì but kí ló fi yàtọ̀ tàní fi wá sọ pé kalimatu haqqin urida biha batil ibi tó yẹ kí àbúnàbílì ti sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tí wọ́n sọ pé kalimatu haqqin urida biha batil tán sọ fún Sheikh Rabi pé la ilaha ni à ń sọ pé Sheikh ni wọ́n ẹ wá sọ ní tàà pé kìbáàrù tí è ṣe kìbáàrù dá but ilé ìwọ̀n ní rí sọ pé bá tèlì hmm. kọ́lọ̀wọ̀n bá kó jẹ́ kan lè rí sọ so ẹ máa wò ìtàwọn náà ṣe nafsun táwọn náà ṣe nìyẹn ibn Abbas wọ́n sọ fún pé kódà Ọlọ́run ọba gan hakama rijal Ọlọ́run ọba gan fi àwọn èèyàn ṣe olùdájọ́ náà so Ọlọ́run ọba gan fi àwọn èèyàn ṣe olùdájọ́ ìpé mọ́ sọ pé Kùránì àti Sunnah nù Ọlọ́run ọba gan fi à ní pé tíra Ọlọ́run ọba nìkan ní ẹlù tí rán ọlọ́wọ́ nìkan ẹ̀tún máa àfá ìwá tó wọ́n sọ pé ṣèbí láàrin tó bá ṣẹlẹ̀ láàrin àwọn àfá èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà nǹkan tí bá àwọn èèyàn wọ́n yàn kan dájọ́ rẹ̀ àbí ok sáwọn àwọn sọ ẹ̀yìn gbọ́n ní tó ń jẹ́ fitna tó ń ṣẹlẹ̀ tó yí pé ó ta alákọ̀ pẹ̀lú dìmá pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀mí wọ́n wá mọ́ àwọn èèyàn pé àwọn èèyàn ni pé ah, àwọn tó gbọ́n àwọn tó nímọ̀ àwọn tó gbọ́n àwọn tó nímọ̀ àwọn ni kan fi tírà Ọlọ́run bá kan fi bá wa dájọ́ ni kan fi tírà Ọlọ́run bá kan fi bá wa nínú fitna yìí so àwọn sọ̀hábà ni àwọn sọ̀hábà wò pé à ah, ní pé farudú ila Allahi wa rasuli tó túmọ̀ ní pé káwà gan fúnra wa wọ́n tún dá padà lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ olùmọ̀ ọlọ́gbọ́n láàrin ara wọn la hawla wala quwwata illa billahi al-azim ẹ wo sáfsátọ̀ tàfàyìn sọ sẹ́wọ̀n ká tàfàyìn sọ ni tó ń ronú tó lè jòkó fúnra rẹ̀ lẹ́yọ̀ kan ní méjì méjì ó ti ń ronú sí ó ti ń rí bí tí gbogbo àwọn ọ̀rọ̀ yóò padà já sí ó ti ń rí bí tí gbogbo padà já sí a ń bèèrè tà sí àfáàwó ló sọrú ọ̀rọ̀ báyìí àwọn àfáà wo ló sọ rọrọ̀ báyìí tàbá lọ sí tafsir al-imam al-Qurtubi pa áyà yìí náà ní pé wa ulul amri wọ́n ni wa qala Jabir ibn Abdullah wa Mujahid ahlul Qur'an wal ilm wa huwa ikhtiyaru Malikin imam Maliki o tí imam Maliki mú ni wa nahwuhu qawlu ad ní pé àwọn àwọn tí wọ́n nímọ̀ nípa fiqh àtàwọn olùmọ̀ fi dín nípa ẹ̀sìn ni o so nípa ẹ̀sìn ni o àwọn ní kẹ́ tẹ̀lé o so nípa ẹ̀sìn ni o àwọn ní kẹ́ tẹ̀lé o so ẹwọ ọ̀rọ̀ báyìí ẹwọ ọ̀rọ̀ àwọn salaf Dhahhak Dhahhak sọ pé àwọn olùmọ̀ ni pé tẹ̀lé àwọn olùmọ̀ so nígbà tí nǹkan bá wá ìgbà tí ìkhtiláfù bá wá ń ṣẹlẹ̀ gan ló wá ní bùkátà sí ká padà wá sọ́lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀jù ẹ̀rí tó wà fún yẹn Ọlọ́hun bá sọ pé fa idha ja'ahum amrun minal amni awil khawfi adha'u bi ìgbà tí ìkhtiláfù bá tún wá ṣẹlẹ̀ gan àwọn olùmọ̀ ní ẹtún gbé padà lọ àníṣẹ́ in tó tún wá jọmí wàláì táwọn afá yóò bá rọra in bẹ̀rù fún wọn gan nífà wàláì táwọn afá yóò bá rọra in bẹ̀rù fún wọn gan Abu Hanifa yìíṣẹ́ Abu Hanifa ta ní mọ̀rọ̀ tó bá di pé kíyàn wá mọ́ tí a bá fẹ́ wá mọ́ po àhá ká mọ́ kọ́rọ̀ jáde afá ní nafsu ọ̀rọ̀ yìí tá ti sọ ọ̀rọ̀ yìí sẹ́ fa in tanaza'tum fi shay'in eh, wa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi wa law radduhu ila la'alimahu alladhina yastanbitunahu minhum ní pé àwọn tí wọ́n ń yọ láàrin ara àwọn tí wọ́n ń deducted so wọ́n mọ̀ ẹ̀dí kankan ọ̀rọ̀ alimamu sáàdì fún wọn nípa ayà yìí alimamu sáàdì ní ọ̀rọ̀ tó wà pàgán wọ́n ni hadha ta'dibun min Allah alimamu sáàdì sọ pé ilé ẹ̀kọ́ ni látọ̀dọ̀ sí àwọn ẹrú rẹ̀ min fi'lihim hadha níbi nǹkan tí wọ́n ṣe yìí ghayri la'iq tí ó bá mu wa annahu yanbaghi lahum ní pé tó tọ́ fún wọn ní pé idha ja'ahum amrun min al-umuri al-muhimma tí alamari banko gbá ṣẹlẹ̀ wal masalih al-'amma àti tó kan gbogbo èèyàn ma yata'allaqu bil amni in tó ní ṣe pẹ̀lú àlàáfíà ni ó wa sururi al-mu'minin àbí ìdùnnú àwọn mu'mini aw bil khawfi àbí ìpáyà alladhi fihi musibatun alayhim tó sì pé àdáwò ń bẹ̀m̀bẹ̀ fún wọn an yatathabbatu ní pé kan wà dáadáa wala yasta'jilu kan sì mọ́t kanjú bi isha'ati dhalika al-khabar kama sáré tan ọ̀rọ̀ yẹn ká bal yarudunahu ila rasul wọ́n pada lo sodo jise wa ila ulil amri minhum kini wa kini wa wọ́n túwúlù alay ibn kazir kini wa wọ́n al amri sí al ulama ahlu al ilmi wal fiqh ulil amri kankaná ni tafsir mi wá fún ulil amri bin ulil amri ka kanani nafsu ulil amri ti tí alimami bin kafir fasaro tí alimami Qurtubi fasaro náà ni so ní pé kí wọ́n dá padà lọ sọ́dọ̀ àwọn olùlẹ̀ amri ibùlẹ̀ yìí ti wárí ti ẹbá wa kó àwọn ọ̀rọ̀ ti ibi tẹ́ ti gbogbo tafsiri tẹ́ ba tẹ́ tú ba bó ṣe wùnyí ẹbá wa kó àwọn ọ̀rọ̀ yẹn jáde àwọn masọ́dìrì àwọn masọ́dìrì so tá fi mọ̀ pé ah kìí sí pé ẹbá wa wa subhanallah ìrànlẹ̀ àwọn sọ̀hábà gbà káwọn olùmọ̀ káwọn padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọ́lá wá nígbà ká padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim so wani ẹmọ bọ́ wani bal yaruddunahu ila rasul wa ila so wal ilmi so wal ilmi ni wal nushi àti ìmọ̀ wal nushi àti tí wọ́n fún yẹn ní ìmọ̀ràn wal aqli àti tí wọ́n ní torí wọ́n pé so war razana àwọn tí wọ́n gúnrégé alladhina ya'rifuna al umur àwọn tí wọ́n dá alama nima wa ya'rifuna al masaliha wa diddaha wọ́n sì mọ̀ àwọn àǹfààní àti ìwọ náà jòkó fúnra rẹ̀ ronú fúnra rẹ̀ ronú fúnra rẹ̀ ronú sí tí ń ṣẹlẹ̀ ronú sí tí àwọn ènìyàn sọ Abu Hanifa ta nímọ̀lá lọ́rọ̀ tí wọ́n ti sọ rún gaba ìrìnà wọ́n ti sọ nafsu injanta koloni wọ́n ti sọ so wọ́n ti sọ rí so bó sì jẹ́ nìyàwó ẹ̀tún wọ́n máa wọ̀nkẹ́ níbi ikhtilafu àníṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé in tí ó jẹ kálà ní ká padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn tí ìmọ̀ wọn ní ìsinadi lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam hadithi yìí a ó wà ní Sahih al-Bukhari Abu Sa'id al-Khudri ó gbà wá ó pé wọ́n fẹ́ wádìí nípa àlámọ̀rí wọ́n fẹ́ ṣe istifta wọ́n fẹ́ bèèrè fatuwa ń pa nkankan àbí wọ́n nígbà ṣe ok ìta fẹ́ sọ yìí kí náà fẹ́ ṣe sẹ́wọ́n fẹ́ tọrọ àdúwà ní kí wọ́n tọrọ àdúwà náà àbí sẹ́yìn gbà pé àdífì yìí wọ́n fẹ́ tọrọ àdúwà ní so fáyẹ kúlù níwọ̀n ma ṣe fíkún man sahaba rasulallahi sallallahu alaihi wasallam sáàrí nù yí ẹni tí ó jẹ́ sọ̀hábà fún òjíṣẹ́ na'am wọ́n ní bẹ́ẹ̀ ni fayuftah lahum wọ́n wá ṣe kíni tán bá ti bèèrè ma lọ́dọ̀ rẹ̀ tán so wọ́n wá ṣe kíni wọ́n ṣe fatahu fún wọn tán bá ti bèèrè ma pé bóò ní ká ṣe bóò ní ká ṣe báyìí fayuftah ojú ogun ni ẹ́ o ojú ogun ni ẹ́ o anẹ́bì sallallahu sọ pé yìí tí ó jẹ́ kí wọ́n là ní pé thumma anabi tún wọ́n sọ pé thumma ya'ti 'ala an-nasi zamanun àwọn ìgbà kan tún wá tún wá yóò dé báwọn èèyàn fayaghzu fi'amun minan nas àwọn ọjọ́ kan tún wọ́n tún jagun fayuqalu hal fikum man sahaba ashaba rasulillahi sallallahu alaihi wasallam sáàtún inú yín ẹni tó wá mẹ́ so tó wá mẹ́ àbí tó dún ní mẹ́ torípé so lára àwọn kan tó máa ń lo sọ́hábà fún ní pé kíyàn ṣe kíni kíyàn wá mọ̀ lọ́dọ̀ yẹn so sáàrí ẹni tó wá mọ̀ lọ́dọ̀ àwọn àwọn asáàbù rasulillah ẹni tó dún ní mọ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam fayakuluna na'am wọ́n ní bẹ́ẹ̀ ni fayuftah lahum ọlọ́wọ́ thumma ya'ti 'ala an-nasi zamanun ìgbà kan ó tún tún dé bá wọn èèyàn fayaghzu fi'amun minan nas àwọn ìjọ kan ó tún ó tún jagun fayuqal gbogbo gbogbo àyà yìí ṣé in tí wọ́n sọ ni pé Qur'an àti sunna torí pé nǹkan kan náà ní ń ṣẹlẹ̀ ka'annana wal ma'u hawlana qawmun julusun hawlahumul ma' as-sama'u sama'u wal ardu ardun walmọ́tọ̀rù tẹ́ntìrú wà lìkíní ẹwọ̀nkẹ́ ìkẹ́kẹ́nà ni àwọn olùmọ̀ dá wọn padà lọ sínú kùránà àti súnnà ni àwọn olùmọ̀ wọ́n dá wọn padà lọ sínú kùránà àti súnnà náà ni so wọ́n ni àwọn ọjọ́ kan tó jẹ́ alfikun man sahaba man sahaba ashaba rasulillahi sallallahu alaihi wasallam sáà tún rí nù yí in tí àwọn sọ̀hábà wà lórí ẹ̀ in tí annabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ tó pé in tán fi béèrè fún sọ̀hábà annabi nìyẹn na nítorí pé ó ní mọ̀ ní sálàfò yẹ wà lórí ẹ̀ àṣí ah báyìí nǹkan báyìí o nǹkan báyìí o nǹkan báyìí o tọ́lọ̀wọ̀ bá wa ta'ala tí ó ma fi ràn wá in tọ́lọ̀wọ̀ bá dẹ̀ fi al-qurunul mufaddala in tọ́lọ̀wọ̀ bá fi ràn wá so tá bá tún wá wo ìṣesí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ìṣesí àwọn tabi'un ìṣesí àwọn atba'u tabi'un báwọn gangan náà ṣe man ṣe niyan ma ṣe man ṣe niyan pé ó oh, ẹ ja padà lọ sí a kilo kore ẹ ja padà lọ sọ́dọ̀ abdullah ibn abbas abdullah ibn abbas ó lè fún wa ní man àwọn olùmọ̀ Baghdad wọn wò pé ah Ibn Abi Duhala àti Ahmad nọjọ́ ń pò láàrin ara wọn yìí ẹ jẹ́ padà lọ sí bí Kùránì àti Sunna oyi in tí wọ́n mọ̀ ní pé ah Imam Ahmed sọ òdodo àbí Imam Ahmad sọ òdodo in tó bá Sunna Ọlọ́run bá in tó bá Kùránì mu so kí ló kù ẹ ká lọ sọ́dọ̀ Imam Ahmed ká lọ gbàmọ̀nà lọ́dọ̀ rẹ̀ ṣé ká jáde lé àwọn lórí lórí mẹ́wàá ahmed wọn gbà wọn mọ́nà pé ẹmọ́ jáde láwọn lórí lórí o wọ́n wò pé ah ọ̀rọ̀ yìí láàrin kílòkọ́ rẹ̀ imam ahmed àti ibn abdul bí láàrin khalifa àti imam ahmed ní pé ah ẹ wọn wò so ibo nínú àwọn nǹkan tí àfáyín sọ tí ó bá mọ̀ so o ni pé bọ́n ṣe ń ṣebí tí ìwọ̀n bá mọ̀ nǹkan èyàn ó sì jólẹ̀ kìí ṣe dandan kí èyàn dá sí gbogbo nǹkan so tí ìwọ̀n bá mọ̀ nǹkan àfáyí fi ń rìnlẹ̀ pọ́ àwọn ohun mọ́ ò àfáyí sọ pé àwọn ohun mọ́ ò ọ̀yí àfáyí sọ pé àwọn ohun mọ́ bọ́n ti ṣe sọ nígbà kan rẹ̀ yẹn wọ́n dẹ̀ tó fi ń rìnlẹ̀ pàwọn ohun mọ́ dì sí náà ẹwọ ẹwà wà dúró tó ti lọ ṣẹ́wọ̀n kẹ so ẹlẹ́kejì wá ní pé ok tá bá wá darí ẹ̀ padà lọ síbi Kùránì àti súnnà yẹn gan gbogbo nǹkan tí bàbá Muhammad Adi ṣe so ẹ̀dàkùn bóòlù sí ẹka bá wọn lò ṣebí ká darí rẹ̀ lọ síbi Kùránì àti súnnà ni àbí bóòlù sí ẹka bá wọn lò ṣe tá bá dá padà lọ síbi Kùránì ní sí ó kọ pé yẹn burúkú ní tó dáàbí kápẹ̀yàn ló kọ burúkú àwọn akhyar àwọn ẹni tó dáa jùlọ tí ìyànà kàpá àwọn tó dáa jùlọ nú àwọn èèyàn kápẹ̀ wọn ló kọ burúkú ṣe in tí Kùránì gbé lẹ́yìn nù so ọlọ́bà ni ya ayyuhal ladhina amanu la yaskhar qawmun min ọba sọ nìyẹn ẹ má fúnra yín ló kọ bú ó kọ́ lé ní sọ áfíkọ́ ẹ má fúnra yín ló kọ bú so àrọ̀fàtù shar ó kọ́ lé ní àbí alẹ́dí ẹkọ̀ di ṣàkọ̀tù yónátò ó kọ́ lé ní sọ̀fíkù sọ̀lfík ó kọ́ lé ní sọ́hìbùl hannati wal khammarat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn okọ tí Sheikh Muhammad Ibn Hadi tí tán ti ń pè wọ́n àwọn òròmọdìẹ ó kọrẹ ni ẹ Kùránì àti súnà tẹníká dá padà lọ ni ó tẹníká máa lọ sọ́dọ̀ àwọn àfá so Kùránì àti súnà ni ó ṣe káfẹ́sùn zina ni Kùránì gbé lẹ́yìn àbí àti ká ni ẹ ọlọ́wọ́ والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء àwọn tí wọ́n fẹ̀sùn kàn àwọn obìnrin àwọn obìnrin tó wà chaste the same thing fọ́kùnrin náà ọkùnrin tó wà chaste so in tó tún wá burú jáì ní pé ah la hawla wala quwwata illa billah eh ma gbé tí è sẹ̀rù ẹ má gbé lórí fa in tí è sẹ̀rù rẹ má dì mọ́ ẹrù rẹ láyé fa wala yahmilunna athqalan ma'a athqalihim in tó náà wá sọ nínú al-Qur'an ni wọ́n gbé àwọn ẹrù kan wọ́n gbé máwọn ẹrù wọn lọ́jọ́ gbẹ́ndẹ̀ in tí ó kan tó wá jókòó tí èyàn ṣe tí ó dá pẹ̀lú pẹ̀lú ọ̀rọ̀ Qur'an ni o èyàn ṣe tí ó dá pẹ̀lú ọ̀rọ̀ láti inú Qur'an Qur'an dẹni alọ́ ni so èyàn ṣe tí ó dá so ẹ̀tún wá fẹ́ prúfù pé Abu Ayyub ṣe Muhsin àbí kẹsẹ Muhsin jari Abu Ayyub ṣe Muhsin àtàmà àtàmà wọn lọ ń wá àtàmà àtàmà kí irọ́ sí ni gbogbo ẹ̀ padà já sí irọ́ ni gbogbo ẹ̀ padà já sí àti pé yàtọ̀ sí ọ̀rọ̀ pé kèèṣe Muhsin ni àwọn àfáà lọ́rọ̀ lórí ẹ̀fà àwọn àfáà lọ́rọ̀ lórí ẹ̀ pé ẹn pé in táwọn afá ń sọ ni pé ẹni tán bá ti fẹ́ tán bá ti ṣe jálù zìnà rí wọ́lá ẹ̀ eh, àwọn èèyàn tàì àwọn afá ń sọ pé ẹni tán bá ti lù tán bá ti fín lọ́rẹ fún zìnà rí tán bá ti ká wọn pé wọ́n establish zìnà fún rí pẹ̀lú jọ́nà ṣẹ̀ríà irú ẹni bẹ́ẹ̀ ni pé àtíyàn bá fẹ́sùn zìnà kàn wọ́n lè máa fẹ́ lú ẹ̀dàpọ̀ ẹbá amúbi fi kílòkọ rẹ̀ tán ti establish ẹ̀ pẹ̀lú ẹ̀rí mẹ́rin pé wọ́n ti gbogbo kí ní ìrọ̀rin ilẹ̀ fábọ̀ àyúbù náà àtàmà wọ́n wá ń wá àtàmà àtàmà fún bàbá mọ́mí ibn hadi wọ́n wá ń wá àtàmà àtàmà àtàmà àtàmà wọ́n wá ń wá fún bàbá mọ́mí ibn hadi torí kí ni torí kí ẹ̀mbà fi lè gbé tí è ṣe ẹrù rẹ̀ kó dì mọ́ tiẹ̀ níwájú ọlọ́run wọn ò mẹ́lẹ́rì mẹ́rin wá fajliduhum thamanina jalda ọ̀rẹ́ búlálà búlálà ọgọ́rin ni ẹ fi wọn wala taqbalu lahum shahadatan abada ẹ má gba ìjẹ́rì wọn má wa ulaika humul fasiqun Sheikh Al-Bukhari bi nassil Qur'an Ibn Hadi fasiq bi nassil Qur'an Muhammad ibn Hadi fasiq ọlọ́run wá tún wá ní illa alladhina táàbù àyàfàmọ́tán tó bá o min ba'di dhalik lẹ́yìn ìgbà náà wa aslahu bàbá tó bá ṣebí dìfàáàtì ṣebí àwọn dìfàáàtì orísìírísìí látún ṣe fún wọn lọ tí bàbá náà hadithi wá lọ báà nípa àwọn nǹkan tí eh, eh, Muhammad bin Hadi nípa àwọn nǹkan tí wọ́n ṣe tó sì pé hadithi lọ hadithi lọ sámú nípa tó takò rẹ̀ Kùránì àti súnnà nù so kí wà ní kílà ń sọ àbí Kùránì àti súnnà ní ká dó ti ẹni tó bá ṣerú nǹkan báyìí ẹlẹ́kejì ẹni tó tún wá pín àwọn èèyàn lẹ́yẹlẹ́yẹlẹ́ aburú kí wọ́n ń ṣe kékeré nínú tírà Ọlọ́run bá àti súnnà Nabi sallallahu alaihi wasallam ṣé Kùránì àti súnnà tẹni ká padà sí innal ladhina farraqu dinahum wa kanu shi'a so ṣé Kùránì gbìyàn lẹ́yìn àbí àwọn hadithi tán Nabi sallallahu alaihi wasallam kí alladhi yufarriqu bayna ithnayn gbogbo àwọn hadith annabi sallallahu alaihi wasallam hadith annabi sallallahu alaihi wasallam sí eré ní àbí subhanallahi alazim subhanallahi alazim kí lẹ̀ sí ọlọ́wọ́ bá dábá ìtọrọ ọlọ́wọ́ bá kí la fẹ́ sí ọ̀sìn ọlọ́wọ́ bá dábá ìtọrọ ọlọ́wọ́ bá kí ló lè láti gba òdodo kí ló lè láti gba òdodo kí ló lè tó fi ṣe pé ìntà ń sọ lánàá ó wá di pé ìntà ń sọ lónìí ń takò la ilaha illallah so gbogbo nǹkan tí Ibn Hadi ti ń sọ fáwọn àwọn èèyàn Farkus àti àwọn èèyàn tó àpẹẹlẹ̀ pé wọ́n gbọ́dọ̀ papọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wọn sí ìyẹn ó bá Kùránì àti súnnà mọ́ so ní pé kọ́ mọ́ ṣe ìjìmá kẹ́ mọ́ papọ̀ pẹ̀lú wọn so ìyẹn bá Kùránì ti súnnà mọ́ àbí ibo ibo la ń lọ bá ibo na ń lọ wáyìí sáfsátọ̀ lélẹ́yìí sáfsátọ̀ lélẹ́yìí ẹ̀ká mọ́ padà lọ́sọ́dọ̀ àwọn afá ká padà lọ́sọ́dọ̀ àwọn inti inti ele lẹ́kùn tẹ́lẹ̀ yìí gan ó sì kalẹ̀ e inú ẹ̀sìn ọ̀nà ọ̀bá lásán gan aburú tí ó dálẹ̀ ẹsẹ̀ e kékeré ọláyé gẹ́ mo sí ń sọ ẹ̀rù e ń bà mí gan fà ẹ̀rù ń bà mí gan fà àfà yìí gan la ń wò pé al'amuru hayyin tẹ́lẹ̀ ni so ní pé at least wọ́n bá defend gbogbo ohun tí wọ́n ṣe wọn ò ní máa takò àwọn nǹkan tán wà lórí ẹ̀tẹ́lẹ̀ àbọ̀tí ah, á ah, ó bà nínú jẹ́ gan ó bà nínú jẹ́ gan so èyí tí kà fi kásẹ̀ ńlẹ̀ ni pé ah, lára àwọn nǹkan tó tí àfá yìí gẹ́bí mo ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni pé àfá yìí ń sọ pé eh, àwọn òmọ́ ń pa kan tí àwọn àfá yóò ti jẹ́wọ́ pọ̀ òmọ́ ń ka pa rẹ̀ kò sígbà kan ní tẹ́ mọ́ ń parẹ̀ ẹnírẹ̀lẹ̀ fọ́nà ọba láti kọ́ láti fẹ́ gba òdodo ẹ̀rẹ̀ra nílẹ̀ fọ́nà ọba kẹwàá ogbólọ́ ọbó ó ṣe gbé yín ga ogbólé yìí ìgbà olẹ́fẹ́ sí ìdàtọ̀dọ̀ ọlọ́run ọba kò sí kankan nú àwọn afá yìí tí ò tí jẹ́wọ́ pún so afáwọn pọ̀ tí ibi wọn pé ọ̀rọ̀ tó wà láàrin Sheikh Rabi' àti Sheikh Muhammad bin Hadi kò bá mú kìí ṣe bó ṣe jẹ́ nìyẹn ẹlọ́kàl ìbánẹ̀ so àwọn tíra tí tẹ́lọ wò ní o al-ìbánẹ̀ an awhami wa agoliti ma fil kinana so ẹka so ẹ̀ka kẹ́ mọ́ bí asúlù masala ṣe bẹ̀rẹ̀ kẹ́ wà àwọn text messages kẹ́ ká gbogbo àwọn tíra táwọn àfá àwọn onímímọ̀ àwọn èèyàn àwọn èèyàn mọ̀ tí wọ́n ti kọ́ pa kí ní ẹ̀ka ẹ̀ka kẹ́ ròròrò so ẹ̀ka àwọn Fathul Aliyyi ti Sheikh Fawaz ẹ̀ka àwọn mímọ̀ náà ẹ̀ka àwọn tíra ẹ̀ka so tẹbá wá ń ka ẹ lẹ́mí òdodo gbogbo na nàṣíhà lè mi ń ṣe yíò so àti wọ́n tó ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ iná tí wọ́n náà sì ń dágọ̀ ọgọ́ tó ń san tó wọ̀kẹ̀ tó farabalẹ̀ látara kórira sí ìkórira tó wá níṣẹ́ mi ló wà jẹ́ kókó bọ́ wájú ọlọ́wọ́ bá ìkórira tó níṣẹ́ mi ní ó jẹ́ kókó bọ́ wájú ọlọ́wọ́ bá àbíkórira tó níṣẹ́ lómi náà sí òun ló ní fà tó tó fi wá kó bára rẹ̀ wájú ọlọ́wọ́ bá ẹwọ̀n kan tó lọ́wọ́ so àfáwọn sọ pé ẹn pé àwọn òṣè kí lókọrẹ̀ àwọn òmọ́ ń parẹ̀ pé àfáwọn sọ ìgbà pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Sheikh Rabi àti Sheikh Ahmed Hadi ni ṣe rí ọ̀rọ̀ yìí kí ẹ máa pọ̀tí ọ̀rọ̀ báyìí wàláì kìí ṣe bí wọ́n sí máa ń tírìtì nǹkan ìlmíyà nìyàn tí èyàn bá fẹ́ gbáyàn mú tí èyàn bá fẹ́ gbáyàn mú bóyá gbogbo àwọn ọ̀nà yìí ẹ wòye sí gbogbo àwọn ọ̀nà yìí fa bóyá gbogbo àwọn ọ̀nà tẹ́yàn fi ń ṣe tẹ́ fi ń ṣe rọ́dù gbogbo àwọn halábínà ni tó fi ń di pé wọ́n mú yín bí wọ́n mú yín bẹ̀rún wọ́n mú yín bí wọ́n mú yín bẹ̀rún tẹ́yàn bá fẹ́ treat nǹkan academically tí wọ́n ò nílé rí ọmú pé à ẹ̀rọ yín tó pa kò lẹ́rìí àbí nǹkan kò ní kan bẹ́ èyí ń ṣe báyìí kí yàn sọ pé àà ah, pé wà láàrin èyí ó wà break it down látòkè pé à ah, ní kí ní yóò kèése bó ṣe bẹ̀rẹ̀ ni kèése bó ṣe bẹ̀rẹ̀ ni so ah, ọlọ́run tó wá ṣe ń pé ṣe láwọn àwọn èèyàn kọ̀ọ̀kan náà wá tó pé wọ́n ti gbé àwọn nǹkan báyìí síwájú tó pé ńgbà tí èèyàn mú wọn àníṣẹ́ kìí ṣe láàrin Sheikh Rabi àti Sheikh Muhammad àwọn náà yọ́rọ̀ padà pé láàrin Sheikh Muhammad àti àwọn ọmọ kéwú wọn àwọn èèyàn kan náà ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀dá Abu Hanifa yìí náà sọ síwájú kìí sọ̀rọ̀ tó ní mustadad ìmọ̀ ẹni tó bá ń tríti nǹkan pẹ̀ lórí ìmọ̀ wọ́n yẹsẹ báyẹn wọ́n yẹsẹ ọ̀rọ̀ báyẹn so ẹ máa wọn kan o afáwọn sọ bẹ́ẹ̀ kìí sì ṣe bọ́rọ̀ sí rí nìyẹn gbogbo tó yí kẹ́ máa wò pé bóyá ẹ kẹ́ máa wò àwọn méjèèjì kẹ́ lọ́wọ́ kẹwọnú kùránà àti súnà lọ straight náà ni ọmọ tó yí kó máa ni but èmi fi ń yé yín àtàwọn tó bá gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ náà lẹ́ni tó bá fẹ́ ronú tí ó fẹ́ fìfẹ́nú sí wáyé fìfẹ́nú sí òdodo ní ìdẹ̀rẹ̀ náà man and so nasiha ni so kí n ka parí kí n gbà wá nímọ̀nà pẹ̀lú ọ̀rọ̀ àwọn ulama nípa ìpadà lọ́sọ́dọ̀ àwọn àfá àti pàtàkì rẹ̀ Sheikh al-Allamah Abdussalam ibn Barjis wọ́n sọ wọ́n ní luzumul ulama kí ẹ ma dún nímọ̀ àwọn olùmọ̀ bí idhnillahi subhanahu wa ta'ala huwa isma tafa ni wọ́n sọ so sheik abdulsalam ní sọ luzumul ibi bi la a ẹgbọ́n kan tí kanú àwọn salafu sọ ni ó ní ohun ẹni ànù lòun tẹ́lẹ̀ ó ní ẹni ànù lòun tẹ́lẹ̀ pé à bàbá àwọn bóyá kọ́dárí àbí nǹkan ni ó ní ọlọ́run bá ṣàánú pẹ̀lú pẹ̀lú Sufyanu Thawri àbí nígbẹ́ ọlọ́run bá ṣàánú pẹ̀lú Sufyanu Thawri ní pé ẹni ànù lòun tẹ́lẹ̀ pé à pé ọlọ́run bá láàun pẹ̀lú Sufyanu Thauri ìwò wá fẹ́ fira rẹ̀ lẹ̀ kọ́nà bá fẹ́ àwọn àfá kan fi láọ́ ọ̀rọ̀ Abu Hanifa ní mọ̀lá lọ lọ́ngbọ́ so wọ́n ni huwa isma wa najatun li shabab òun ibẹ̀ náà sì ni najah ibẹ̀ ni ọlá ibẹ̀ ló wà fún àwọn ọ̀dọ́ so àwọn ọ̀dọ́ tal wọ́n ní wàlì jami'il umma àti fún gbogbo al'umma lápapọ̀ minal wuqu'i fil fawda níbi ká máa bọ́ síbi kí n ká máa dàrú kí n ká máa létò al'alaniya so ìdá nǹkan rú ti gbogbo ayé so wọ́n ní allati la yastafidu minha siwa iblis tó ṣe pé irú eléyìí kò sẹ́ni tí ó ṣàǹfààní bẹ́ẹ̀ ju iblis lọ iblis ni máa ń ṣàǹfààní bí kí nǹkan túká so iblis ni ma ń ṣàǹfààní níbi kí nǹkan túká kó mọ́ so wọ́n ni a'adana Allahu azza wa jalla minhu kọlọ̀wọ̀ bá kó sọ́wà kó ń bẹ̀rù wọ́n ni wàsíwà àádá hadhihi al'umma àti àwọn ọ̀tá al'umma yìí ọ̀tá al'umma yìí ni wọ́n ṣàǹfààní bẹ̀ so in tó pé oníkálùkù ni pé kó padà lọ síbi òdodo sheikh zaid al-madkhali wọ́n sọ pé falagina li tullabi al-ilmi wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ rọrọ̀ kó e, máyé kí wọ́n tàn ọpọ̀ ti nímọ̀ ó gbọ́dọ̀ rọrọ̀ kó an akabiri al-ulama kó lọ́dọ̀ àwọn àgbàfà wal ashiyakh kí ni abdullahi bin mas'ud sọ oǹkàlùkù kan tú àkábìrì síbi tó wù ní àkábìrì ìlú ìlú lámà fi tú àkábìrì àbí tí ń gbà táwọn Abdurrahman al-Himyari nígbà táwọn kò ní Basra àkábìrì ìlú lámà fi tú àwọn ulama Baghdad àkábìrì ìlú lámà fi tú ibùnà ti ń إيه، وما كيكو بروررو عن أكابر العلماء كل أدام أقبافا والأشياخ أتاموا مشايخ الذين قضوا مدة طويلة عن تسكين واللو يقباتوا بوكيا في العلم نبيما والتجربة الدعوية أتي نبي experience نبي دعوة so أتي experience نبي دعوة so الشيخ عبد الله ابن عبد الرحيم البخاري وني لذا النجاح كنا هنا تسوى النجاح أولا والفلاح أتي رنجي والفوز àti èrè والسعادة àtoríire بلزوم سنة المحضة كان دون سنة ثم كان فقط لا غير وهذا يسوقنا ìwádó ti súnnà yìí ni ó ti wá lọ sí bí pé ilal kalami bi daruratin nípa nǹkan kan tó jẹ́ ọ̀ranyàn daruratu inayati shabab ní pé àwọn ọ̀dọ́ wọ́n gbọ́dọ̀ dún ní mẹ́ wọ́n gbọ́dọ̀ gbárùkù tì wa ahlil islam àtàwọn èèyàn islam shababil muslimin àwọn ọ̀dọ́ islam daruratan inayati bil ilmi shar'i ní pé wọ́n gbọ́dọ̀ gbárùmọ̀ ti ìmọ̀ sharia wa aqidati ahli sunna àti aqida ahli sunna wa tazawwudu minha àti kí wọ́n ní númà wa darurati wa darurati luzumi gharzi ulama àti ìjẹ́ ọ̀ranyàn kíyàn dún ní máa gbogbo àwọn àfáà ìdínú agbègbè wọn ni mẹ́pàá padà sọ́dọ̀ wọn fún mọ́ ní gbogbo wẹ̀ wan nahli minhum kí a máa mú látọ̀dọ̀ wọn wa difa'i anhum kí a máa dìfẹ́ndì wọn wa dhabbi anhum kí a máa gbá nǹkan kó lọ́dọ̀ wọn gbogbo àwọn ọ̀rọ̀ táwọn yìí sọ so hada wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala